بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير دواد وفبر لننادي تعريفات عقدك àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà tí a máa fà á الابتداء هو الاتفاق بين طرفين يلتزم فيه كل منهما تنفيذ ما تم الاتفاق عليه ما تم الاتفاق عليه فلا بد فيه من إيجاب وقبول àkọ́kọ́ ni tí bá bí ẹlẹ́rẹ̀ kí ní jẹ́ ìkàkọ́kọ́ wọ́n lò náà ni ìtìfáàkù báyẹ̀ tọ̀fẹ́ ìlú abala méjì lórí ọ̀rọ̀ ìmọ̀ ìjọba lẹ́yìn tọ́fẹ́ lẹ́yìn tọ́fẹ́ ẹgbẹ́ ti akíbìlì láàrin ọkọ àti àwọn láàrin ẹbí ọkọ ẹbí àwọn ìrìndẹ́sìn ti yìí tàfíìdàmà tábàlì ti fa parí wọ́n rí pé ìkíníkejì wọn kí lè kíníkejì ní ọgbà àtìyàwó ó di ọ̀ràn ayàn ìjẹ́ ẹnu kò lè lórí lórí bá fẹ́fẹ́rẹ́ ní kama musẹ̀ wọ́n láti tàfí ní ìjà àbí ọkọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní kí a gbọ́rọ̀ lẹ́nu abala kìíní bala abala kejì mo fẹ́ fẹ́ ọkọ̀ gbà mo fẹ́ kí o fẹ́ ọmọ mi mo gbà láti fọ́ ọmọ rẹ mo fẹ́ fẹ́ ọmọ rẹ mo gbà láti fọ́ ọmọ mi fún ẹ ìyànà tó ní ìyá abala mi ló ti wá lọ́dọ̀ àwọn afọ́níṣẹ́ rẹ̀ bá ti wá ní ìbùtọ́ lọ àlè ìyá tó ti lè wá.

ọ̀wọ̀lì zout àbí ẹni tí ó fẹ́ fẹ́yàwó ẹjọ́ jẹ́ ọkọ ìyàwó tàbí ẹni tí ọkọ ìyàwó kalẹ̀ òun àtọ̀ pé kọbílìtì kọbílìtì ọwọ́ àjà ọgbà láti fẹ́ ọ̀dọ̀kọ̀bọ́ọ̀lù ìdàtìzọ́ọ̀tì ọ̀wọ̀lì zout níbẹ̀ yẹn ọgbà ìwádàtọ̀ dání ẹni tó fẹ́ fẹ́ yàwó àbí bàbá ẹni tó fẹ́ fẹ́ yàwó. àbẹ̀ náà fà kalẹ̀ máa jẹ́ àsìkò. ìgbà mi sì ń bẹ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ bàbá ẹjọ́ kọ́ fà kalẹ̀ ẹkún mi ní Aisha ọmọ ayé ọlọ́mọge fẹ́ ọgbẹ́ fẹ́ Aisha ọlọ́mọge fún ọmọ mi Ibrahim wọ̀lì ìjà òun náà mìnà zawj ọmọ ìwọlé zawj ọwọ́ àkìlẹ̀ ọ̀rọ̀ ń bí wọ́n látọ̀dọ̀ ọkọ ìyàwó bàbá ìwọ̀n náà sọ pé ọ̀bẹ̀lẹ̀ kan àwọn ṣe wọ́jì láti fi fún ẹ ẹ̀ ní a sọ yí pé nínú wọ́n jẹ́ mú ọ̀nà kúta fi ní ìjà ní ọkọ̀ والمولود الآخر على وجهه يثبت أثره في المعقود عليه بينهما wọ́n ní tàbí ká gbogbo ẹ̀dá àgbẹ́ta púpọ̀ yìí òun náà ni ìso ọ̀rọ̀ àkọ́kọ́ tó jáde lọ́dọ̀ ẹnìkan ní àwọn ẹnìkẹ́ àwọn méjì tí wọ́n fẹ́ jọ takókò yìí súpọ̀ mọ́rọ̀ ẹnìkejì lójúpọ̀ náà pé ń ta takókò yìí lórí a máa rí orí pa rẹ̀ nínú kùsí ayé wọn dájú ní níta àtàwọ̀pọ̀ ìpìlẹ̀ lórí aláti máa rí orí pa rẹ̀ nínú kùsí ayé àwọn méjèèjì àlẹ́ ìyè ìfẹ̀yìnàwó dáadáa àkókò ìpìlẹ̀ lórí òun náà ni hello lesbita hello lesbita àǹfààní pé káàdì máa gbádùn ni àǹfààní kálí máa gbádùn lára ara ẹni ìsọ ìgbádùn lára ara ẹni ẹ̀tọ́ ìsọ ìgbádùn lára ẹni àkọ́kọ́ àtẹni kejì ẹ̀tọ́ ní àlùmọ̀kúrò ayé àlùmọ̀kúrò ayé ní ìfẹ̀yìn ọ̀nà òní sí láti rẹ̀ sọ ìsọ̀pàdé ọ̀pọ̀ láti gẹ́ni jù láti gbádùn ara náà lọ ọkọ̀ gbádùn ìyàwó ìyàwó gbádùn ọkọ̀ wọn lè gbádùn ara ní àbùn yọ̀bá wá ara ara sínà sùdá ẹ̀dáwó máa ń ló wọ́n tẹ̀lé ìyàtọ̀ sí ní pọ́nlé gbogbo arákùnrin yìí arákùnrin ò tí ní ìyàwó tí lọ́kọ̀ ìgbà ni wọ́n tẹ̀lé tó bá jẹ́ pé arábìnrin yìí àbí arákùnrin yìí kò tí níyàwó kò tí lọ́kọ oúnjẹ ọ̀rọ̀ الزانية والزاني الزانية والزاني ولن الزانية والزاني قلني قبلوني سنة أتقوني سنة فاجلدوا كل واحد منهما مئة جلدة جواب بابا لما جواب bàbá rí wọn mú tí ó sí ojú ń bẹ̀ pé ọlọ́ni ìkíní kejì inú wọn ẹ̀nà wọn ní ọgbọ́n mí à mí à jẹ́ àdá ẹgbà ọgbọ́n wàlá ta'khudhukum bihima rafatun fi dinillah inú àdísì kó tó ní wà tẹ̀gìrí ààmì ìwádìí kó tó ní àdísì ó lẹ́yìn náà ọkùnrin ò ní fojúkọbìnrin ẹ má obìnrin ò ní fojúkọbìnrin ẹ má fún ọdún kan tí a bá náà wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lè mú kọ́ lọ́sílẹ̀ ìdúgbò rí tàbí Sókótó wọ́n tó mélòó قريب آمين الله أكبر سبحانه الزانية لا ينكح إلا زانية ọlọ́pàá tó wá tẹ̀lé oníṣẹ́lọ́kùnrin tó bá fẹ́ níyàwó ọgbọ́ níyàwó ìjú pé tó bá sì sílẹ̀ lọ àwọn mọ́ṣùlùmí gan ẹ̀bà tí wá ti rìn kúrìn kò kọ́ ní bàbá láti bá mùsùlùmí nà. wàzáyà tó dára kí ló máa ń yá sáán. bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó lọ́dọ̀ tó ṣe sì náà àbọ̀kùnrin tó ṣe sì náà náà náà lẹ́tọ́ lè ọ̀sẹ̀ tó gbọ́dọ̀ fẹ́ máa àbọ̀kùnrin tó ṣe tẹ̀gbẹ́. àwọn mùsùlùmí. àbí ẹlẹ́gbọ́. se fazem de cá ìtí máa ń ya ọkọ àti ìyàwó ní kú ilé ẹ̀sà mùsùlùmí ìjọba ní takókó yìí láàrin ọkùnrin àti mùsùlùmí ọkùnrin mùsùlùmí àti mùsùlùmí níta àkọ́kọ́ máa lò wípé ìtí ó ya àwọn méjèèjì nìkíní ẹ̀ láìpẹ́ dáa pé òní sínú ẹ̀sà mùsùlùmí temporary marriage ẹ̀zọ́ ẹ̀kẹ́kẹ́ àwọn tí wọ́n máa tẹ́lẹ̀ àwọn ṣíà kúrẹ́ làwọn àbá òfin gbà lọ́wọ́ wọn ìgbàwùjọ jẹ́ ní àná ní temporary marriage lẹ́gbẹ̀ẹ́ ìsàwájú mọ́ta haram ويتعاهدان على أداء ما فرض الله عليها فيه عليهما فيه من حقوق وواجبات. wọn tọ́lọ̀ sí lọ́rọ̀ ẹ̀yà lórí nínú àwọn ìwà àti àwọn ẹ̀tọ́ ni wọ́n gbádé pàwọn àpẹ fún ara wọn ìyàwó tó bẹ́ẹ̀ lọ́kọ́ nínú ìtàkùkù yìí ni pé gbogbo ní tọ́lọ̀ bá dàbọ̀ mi lọ́rùn tí ìyàwó máa ṣe fún ọkọ rẹ̀ ni màá máa ṣe fún ọkọ mi ọkọ náà á gbé àdéhùn kò tọ́lọ̀ bá dàbọ̀ mi lọ́rùn kí wọ́n ti fúyàwó mi wọ́n ti fúyàwó mi láì ní jàmbá rẹ̀ ẹ ẹ kala ni ẹ wá máa yé lé nìyẹn wọn ti jàmbá lọ́wọ́ bá ní oṣù ìyàwó àwọn ìyàwó náà ti jàmbá ọkọ ìjàmbá ọkọ tí ìyàwó jàmbá ọkọ ìkàkùnkùnrin kọ́kọ́ jàmbá ìyàwó ṣùgbọ́n ìjọba ń pọ̀ jù àwọn ọkùnrin la máa ń jàmbá ọkọ ẹ gbọ́dọ̀ kúrò lọ́wọ́ ìjọba ń sọ oníkàkùnrin àbínisa ó ní ẹgbẹ̀rún látara obìnrin òsùn máa gbádùn ara. àzàwòdíyá àsàáyìdà ìgbésí ayé lọ́kọláya ti dùnú ìgbésí ayé lọ́kọláya ti dùnú tí máa kó rere bọ́kọ àtìyàwó tí máa kó rere bọ́kọ àtìyàwó ìyàwó ní fẹ́ kọ́kọ́ kó lé ọkọ náà ní fẹ́ kí àwọn kó lé rí pé ní kájọ máa fi gbígbó gbìnì kí bá ìgbésí ayé àmú wọn ò ní kó lọ́dọ̀ ara sàlọ́ àgbẹ̀ ọlọ́run má jẹ́ arákùnrin kékeré ní ti àwọn ọ̀dọ́ náà ń lọ wọlé. ní ti sùn lórí. ló ṣe fún yín látara yín ọmọ ìyàwó yín kò tó ṣe ọmọ fún yín látara ọmọ àtọmọ ọmọ ọjọ́ tí ọjọ́ tó lè náà bá mi mọ̀ ní ẹ̀ máa ń dùn ọmọ mi ló kéré ọmọ yìí lọ́nà ṣe bẹ́ẹ̀ ẹbí tó bá tó láàrọ̀ ọmọ bẹ́ẹ̀ ẹbí tó bá tó. láti rọ́mọ ọmọ. وعقل يفيد حل يفيد إلا العشرة بين الرجل والمرأة بما يحقق ما يتقاضاه قبول الإنسان واللي هنا دابة يأكل هنا الأكل الزواج هنا لتكوكو تيما صوتي أنفاني فرابيني أسرة الأسرة فرابيني ìfarora ẹni ìfarora ẹni ìfarora ẹni láàrin ọkọ àti ìyàwó láàrin kẹ́kẹ́ láàrin ọkọ àti ìyàwó rẹ̀ tó yẹ pé tó sì déédé àdámọ́ ọmọnìyàn ọ̀tàwọ̀ náà kò máa bákan náà ó tún máa fọwọ́ sowọ́pọ̀ ó sì kéde ó máa fọwọ́ sowọ́pọ̀ mọ́tẹ̀lá ní gbogbo proud life. Hey. ويحدد ما إليهما من حقوق وما إليه من واجبات wọ́n lẹ́yìn náà lẹ́yìn náà òun náà ní pé ìtàkùnkù yìí fi yìí òun náà ní ó sinú àlà kílẹ̀ tọ̀ kí ni wọ́n láàrin duties and rights. duties and rights. òun ló sọ pé ní ọjọ́ ìgbà kejì ẹ̀ ilé ọkọ ìjọba ilé ìlàwó ìjọba ilé ọkọ ìjọba bíútì ilé ọkọ ìjọba bíútì ẹjọ́ ọba ṣe bíútì rẹ̀ òmìnira ìjọba ẹni tí ó bá ṣe bíútì òmìnira ìjọba àwọn jẹ́sìn mọ́lẹ́lẹ́nu sẹ́ ẹ̀ jáde àgéèsí wọn ò ní àwọn tó kùtù tọ́lá fẹ́ jáde torí ẹ̀ wọ́n yìn ìjọba jẹ ẹ́ ghost worker àwọn ghost workers àwọn jẹ́ ń gbowó láì ṣiṣẹ́ láì ṣiṣẹ́ wọlé ìmọ̀nà lọ́kìtì ara lọ́kìtì wọ́n detect wọ́n sáàdì wọ́n sáà detect ìṣẹ́ tó mọ̀ sí lẹ́mọ̀ sí ẹjọ́ ìjà yẹ ìyanu ọba jù pé yóò rí ẹni sáàdì gbogbo ilé yìí ó náà ń pè ní wọ́n á tẹ̀síwájú wọ́n ní wàzàwá ọ̀rẹ́ kábìnì islam والزواج والنكاح في الإسلام هو أمر لدولي لا إكراه لا إكراه فيه هو مدني مدني لا يخضع للطقوس وإجراء دينية من قبل رجال الدين بل يتم wọ́n ní àgbọ́yé akido ní ìsànsẹ́ mi wọ́n ní akido ìdọ́rí akido ìdọ́rí wọ́n ní ìdákókó tó lórí ìyọ́nú ni. láì ráàfì. kò sí ìgẹ̀ nípa mẹ́ níjọ́ ìgbéyàwó inú ọkọ gbọ́dọ̀ dùn. níjọ́ ìgbéyàwó inú ọkọ gbọ́dọ̀ dùn. inú ọkọ gbọ́dọ̀ dùn. inú ìyàwó náà gbọ́dọ̀ dùn. inú ẹbí ọkọ gbọ́dọ̀ dùn. ẹbí ọkọ gbọ́dọ̀ dùn náà. ẹbí ìyàwó ìyàwó náà dúnú tí lọ́jọ́ ìyàwó tí nínú ọba tí wọ́n lè kàn lẹ́sẹ̀ ìyàwó ẹjọ́ ìjọ ẹ̀kì ìyàwó ní àlàkọ́rọ̀ nínú mo rọ̀ kalẹ̀ mo rọ̀ kalẹ̀ ó lè sọ́kọ̀ ìyàwó ó lè sèyàwó lè sẹ́bí ìyàwó lẹ́bí ọkọ̀ ẹmọ̀ pé wọ́n wá wọ́n sí kẹ́lẹ̀ wọ́n mọ̀dàlẹ́yìn láyá dánlétọ́gùs ìgbéyàwó ọ̀làjú ní kèése ìgbéyàwó ọ̀rọ̀ láàrín ọdún kó sórí nǹkan ọkùn àìsí ìgbéyàwó ọ̀rọ̀ torí pé zawaj nínú Islam lóhun nílẹ̀ àdọ́rà lọ́kún mílẹ̀ àdọ́rà ìrànkan inú ọ̀làjú ní àmì ń bẹ́ẹ̀ nìkáwó islam lẹ́ẹ̀dẹ́ nípa islam bá ṣe ń ṣe gbéyàwó ni wọ́n rí ìsìláàfù wọ́n ìgbọ́dọ̀ sẹ̀sì bí ọ̀nà bá fẹ́ lọ́lẹ́ ọkọ̀ gásíbà ìgbọ́n náà bá fẹ́ fẹ́yàwó gásíbà ìgbọ́n náà ibi lára mùsùlùmí ọgbà tí sọ́ọ̀tì ìsìláàmì àdé ìsìláàmì àwẹ́kì ìdàgbàsókè ìsìláàmì tó náà nílé ni wọ́n mi ń bẹ bá rí síta bá pè yín sẹ́lẹ̀ wá. síta bá pè yín ẹwà àmìrí nínú àwọn tájẹ́ elite táwọn àbá àkájì ìdáwọn lámúdá lámúdá lámúdá tí wọ́n rí ìgbéyàwó tó wá lọ sí lọ́rọ̀ smooth láàrin wà náà wà ti ẹjọ́ ẹ̀ tó lọ bẹ́ẹ̀ tí parí náà to ó to dùn tó láàrin báyìí. just like that ó ti àdáná ní ọ̀sẹ̀ náà yẹ ìyàwó sílámù ìyàwó làkìrì ìyàwó kìrì. ìgbéyàwó làkìrì mọ̀jà níyìn. ọ̀ìkìrá ọ̀ìkìrá ìlíyà gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ̀sẹ̀ pàtó wíyẹ̀ sí ìlú lélẹ̀. marriage in Islam process ẹ̀ báyìí. wíyẹ̀ sí ìlú lélẹ̀. mẹ̀tọ́ bá lè jẹ́ àdúgbò àwọn tẹ́sí máa ń process ẹ̀ lẹ́nu àwọn àfẹ́ẹ̀sì. balẹ̀ ẹ̀tí balẹ̀ ẹ̀tí mú mi láyé wọn já. lẹ́yìn náà ìgbéyàwó Islam kéèké àyè kan la gbọ́dọ̀ ṣe tọ́rọ yẹn ẹni wúyẹ àdìsí ní wájú ta ọgbọ́n wájú ta àdìsí ní mọ́sálásí àdìsí ní mọ́sálásí àìsàn stadium àìsàn stadium lórí field lórí field bóyá ẹgbẹ́ nínú àbá tí a kò gbà pé ní mọ́sálásí látara ìwà náà ní pé ọjà lóò fi masáàjì ọjà lóò fi masáàjì àìnínú nìka àtẹ́lẹ̀ kéde nìka ẹ mọ́sẹ̀ ń kọ̀rọ̀ ọjà lóò fi masáàjì imam tó ti gbà wá hasan àwọn tábà imam alibari lọ́dọ̀ imam muslim láti hasan imam alibari láti ọkùnrin ayé imam alibari ọ̀gbẹ́ ní mòlú ọ̀tún àwọn ẹni onídìí ẹ̀rọ bá dáhùn bá ń ṣe ìyàwó masalasi wọn lẹ́rìí kan wọ́n tó ti gbẹ ẹni ìjọba náà àwọn afáàlú tó jẹ́ masalasi náà nípa sí ìbẹ̀rẹ̀ ló wọ́n pọ̀ sí. ọjọ́ náà lọ́wọ́ mọ́ṣáláṣí lè pọ̀ sí. àti nídàá lè mọ́ṣáláṣí. ibi tó pẹ́ ẹ̀rọ tó tún ju mọ́ṣáláṣí lọ. lọ́dọ̀ lè jẹ́ grand. the grand láti ní ibi. ẹ̀mẹ́ ti gbá bọ́ọ̀lù. àbí tó ti gbá bọ́ọ̀lù. tàbí grand láti ń kí. àbí tó ti ń kí ìdì náà. ọkọ̀ hàn. àbáwọn hall káàkiri event centers káàkiri. káàkiri káàkiri káàkiri. wàmá mi àfọwọ́ ni wọ́n jẹ́ bá a ti. wọ́n bá kan náà àwọn èèyàn ó dùn báyìí wájú àwọn èèyàn kan ní kí ká ṣe pé ẹnìkan ọmọdé ń ṣe bẹ́ẹ̀ tàbí jẹmọ́ jẹmọ́ ẹni ẹni márèjì mi mọ̀ lọ́wọ́ nìkan láìpẹ́ ẹ̀rọ ní pàṣẹ mẹ́ta ah àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé yóò ní mọ́ yóò kà ọ̀dùn ìtakùn ìlẹ́kùn ìtakùn ìlẹ́kùn ọ̀dà bí àríwá rí àríwò àtúnlélẹ̀ gbọ́gbà tó lè lẹ́rẹ̀ rí onílé ní àríwò àtúnlélẹ̀ àwọn nìká ọkọ̀ ń bẹ ẹ̀rìwò ẹ̀rí ẹ̀sìnkẹ́ ni ẹ̀rìwò ẹ̀túnlélẹ̀ àwọn ẹ̀tí ọ̀pọ̀pọ̀ kí wọ́n jọ jókòó lẹ́kànnà Ah! wọ́n ní wọ́n rí ìjì àwọn àbá àti pàdé márì ìdí bẹ́ẹ̀ ni mo ti rí kẹ́ẹ̀nẹ́sì ọdọọdún márùn-ún ọba alágbèrè wọ́n àjọkọ̀ ọ̀ẹ́lẹ́yìn rí wọ́n àjọkọ̀ akínílé wọ́n àjọkọ̀ ọ̀dọ́ àṣàrọ̀ wọ́n àjọkọ̀ ìmáàmù lẹ́kì wọ́n àjọkọ̀ mélòó jẹ́ bẹ́ẹ̀ àdùgbò pùrọfẹ́sọ̀ àgbàrí gbẹ̀dùmá ó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo mú Ìgbòho wọ́n wá jókòó mélòó abẹ́ ká tí mo mọ̀ gé o wọ́n wá jókòó àwọn àjíṣẹ́rẹ́ṣẹ́ náà máa lálálálá kó lóun jáde sùn. wọ́n ni wọ́n wà ní jókòó. lòrò kẹ̀mí. ìbò ńlá ni o. àwọn alágbèrè ní ẹ̀yàn ọmọ ẹ̀kọ́ lẹ́sẹ̀ yìí o bàbá yìí ló ṣe o wọ́pọ̀ àtìyàwó ẹ̀yìn bọ́lẹ̀ ṣiṣẹ́ òní bàbá yìí àwọn ni wọ́n ṣe àtàwọn ìyá yìí àtàwọn ìyá yìí dúpẹ́ náà jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ìwò nínú ọmọ òṣèlú tó ẹwà gbogbo àwọn ọmọ mi náà tààjọ́ tí wọ́n máa bá mi náà bẹ́ kí mọ́nà rí báyìí ala an yastawfi arjamin ahli min qadihi wa shara'idi bá jẹ́ orígun ìgbéyàwó lọ́gbọ́dọ̀ pín síbẹ̀ àti kò má jẹ́ òun lè lálàáfíà dáńpé ní akéwì iná ewu ẹnubọ́rọ̀ akéwì náà fi ṣeré rẹ̀ sí àwọn jẹ́bi náà wà fún ìwú lójú rí bẹ̀ ìwú lójú àwọn àgbà bẹ̀ torí ẹ̀ lọ́jọ́ yìí tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àṣà ní mẹ́ta lé nìyí àwọn tí a máa ń takókó yìí kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ ibi táwọn alábá ilẹ̀ láwọn wà lọ ní Saudi Arabia ní Sudan ní Qatar Kuwait Bahrain bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn alábá wà tó bá lọ It's just anybody will come. Ní máa jà sí bá ti máa jà sí. Wọ́n ń jà sí lọ́wọ́ bá ṣe máa jà sí bí. Tí bá bẹ́ẹ̀ yà wò ní family kan nísì, ní sọ̀tọ̀ máa bẹ̀bẹ̀ ni, dáná dàkú yìí. Má ní àbá bàbá yà wò ní. Kódà bàbá bàbá yà wò jẹ́ ìmọ̀ bíi tí tí súnà lójúkọ. Á lọ́nà ni bàbá yà wò ní àbá yà wò sí ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ wa ni wọn ni kó lè yẹ kó sì lọ mú àbáwọn láti mú kan ẹ̀yin ọba bá yẹ ọdún ọba bá kalẹ̀ sákọọlẹ kò sákọọlẹ fún yẹn wọlé nìkan wà tí kò sí ju àṣà lọ ẹ̀sìn ní ìjọsìn ní pẹ́pẹ́ ní àwọn ọlọ́bàwá yẹn kò sí àṣẹlẹ̀ kéwú tó kódàgọ́ ọgbà pòfẹ́sọ̀ olùmọ́lì pọ̀lọ́mọ́ láti sọ yìí pòfẹ́sọ̀ ṣẹ̀ríà olùmọ́ pọ̀lífà láti sọ yìí yóò gba ṣàhádà certificate. olórin kan ní Saudi Arabia ń pè ní àpòmọ́sí àsọ ìbí ní 1999 ló jáde ní omúlùkúrọ̀ ló jáde wọ́n di 2004 tí mo kọ́ wá lọ kí ilé wọ́n ní kí mo dúpẹ́ lọ́dọọdọ́ wípé wọ́n ti di máa zoom ní kí ni ẹkún máa sí. àwọn jẹ́ máa zoom. ó lẹ́yìn tí ìjọba ti yọ̀ǹda fún kó náà lè bá kókó yìí ó dòdì táyọ̀ kókó yìí mẹ́fà. lẹ́yìn tó jáde jámíà ẹ̀ ló wá lọ jáde tán ló tó lọ sí kọ́ọ̀sì ló bá lọ kó àwọn dọ́kúmẹ́ntì wa ní gọ́ọ̀sù gẹ́ni ní ó wà bẹ́ẹ̀ kò ní sóbìnrin bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ ákìlù ákìlù wọn pẹ́ta yányá ní two minutes ẹ̀dùn ẹ̀dùn àkáyà ìmọ̀lábára ni wọn àkáyà àkàdés masu arkan ṣùgbọ́n wọn yìí ó sì lè dàwọ́ ní mo sì síga síga dàbáyé kò ní ká máa kíra wa mọ́ra lọ́wọ́ àwọn ọmọ pín adúwá sweet dàbí nù ó ràn ràn ẹ̀tì ìsìnkẹ́nu ó wà lẹ́nu pé ẹbá ti sẹ́tọ́ báyìí bọ́ọ̀lù lẹ́ lọ ẹ lọ sí abúlọ́dún sábà bẹ̀lẹ́ àwọn ọkọ̀ wà wà ní ọdún tí a bẹ́ wà ní gbogbo wọn a máa dára ẹ jẹun jẹun jẹun jẹun ẹ mú mú aláàlú ni ó ẹ lẹ́nu bọ́ọ̀dì kan ẹ̀sà máa jẹun ní ẹ̀sà máa mú ní tí èdè àárọ̀ ti dáà ilẹ̀ òfin wá àwọn obìnrin máa jó lọ tí wọ́n ẹ̀kà máa kó wọn jẹ́ tí ó ẹ̀yìn rí wọn àwọn lọ́wọ́ amẹ́kà náà bá ti wọ́n lọ kọrin ṣíṣí wọ́n máa fún àkàsókè ọmọ ìta ọgbẹ́ gbogbo ilẹ̀ rábáwá ìjẹ́ máa ń náwó lé lórí mílíọ̀nù ní million. mílíọ̀nù mílíọ̀nù ìjọ kan ọ̀dẹ́rẹ́bà kan gbé mi láti makasi madina àwọn àjọ ń sọ̀rọ̀ ìzọ̀wájú ní makasi ìzọ̀wájú. o ti fẹ́ yàwó ló ti fẹ́ yàwó. o ní àjùmọ̀ kò yà nípa ìlànà ìlànà. olóhùn wọ owó o ti fẹ́ yàwó. o ní kan. o ní bíi èlò ní ìbéèrè pé bíi èlò wà wọ́n láyà. o ní ìzọ̀wájú bàṣẹ. ìzọ̀wájú bàṣẹ. o ní àti fẹ́ yàwó lọ́rùn ìyàwó gbẹ́dọ̀ bẹ́ẹ̀ ṣe. ògùn sàwọn àdúrà sí ìyàwó rápẹ́dọ̀ bẹ́ẹ̀ ṣe. ó ní ó ní ìkà mi. ráńpẹ́ ráńpẹ́ àwọn ni basit basit padà ní ìgbéyàwó tó tó ga jù ó fi kékọ́ olùkó tí a ń ná lọ òkè olórí ìgbéyàwó ẹ̀mí tó ti nínú lówó owó gidi àwọn ìsẹ̀ marriage kẹ́ni kan wá ní ẹgbẹ́ tó somebody twenty million. wọ́n á Kisai Mwabe Mwawa Adama Itakukuyi Ini Abaya wa Muslimi Kodiman Wahadithan Kodiman Wahadithan nah. Ihtada Muslimu Ihtada Muslimu Ayahidu Abda Nika Awzawad Ayahidu Abda Nika Awzawad ìhàlàtínà ìkùrìsíyà ọ̀tàmùdín wọ́n ní inú tí àwọn ṣùgbá sáábà lórí ayé ló bá ìdàkókò yìí kò náà ní pé àmọ́dúgbé ọlá tó nípa ìdí lọ́dọ̀ àwọn mùsùlùmí ní nǹkan tá a kàwọn ní nǹkan tó sì tóbi ní من توجيهات القرآن الكريم والأحاديث النبوية الشريفة wọ́n lè dáadé sọ fún ayé rẹ̀ wọ́n láàrin pé ìsìnkọ́yá akàjókòó agbárí a rí pé ìmá dákókò yìí ìmá ìmá ṣe agbóhùn nìkan amú láti mú alùkùrán àti inú àdé ìdíkò tẹsẹ̀rẹ̀ lẹ́ni wàkọ̀tẹ̀ sábà kan إيراد نصوص شرعية العامرة للزواج أو النكاح والملية للشارع ولا ريبي àwọn tó gbá bá ní kàbọ̀ sí àdíkọ̀ yìí àdíkòtì àwọn àyà oṣìṣìṣì àwọn adóṣìṣìṣì tí wọ́n pa aláṣẹ pé mùsùlùmí a máa ń takókò yìí gẹ̀lẹ́ tó sọ wájú kòkòrò tó ka ọ̀rọ̀ nìká òkun ẹ̀tọ́ wáyà ní nípa ilé lọ́sọ́tún náà lọ́sọ́tún náà ayà tí wọ́n kí fún wa ayà 31 ọlọ́run àtúlẹ̀ ayà mẹ́rin àdúgbò وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم ọ̀rọ̀ nìkan ni àwọn àpọ́ nínú yín ẹ ṣe ètò ìgbéyàwó fún wọn wasalihina min ibadikum wa imaikum bákan náà àwọn ẹni rere nínú àwọn ẹrú yín lọ́kùnrin àwọn ẹni rere nínú àwọn ẹni lóbìnrin níjọ tí àwọn islam ẹ̀sìn nìkan fún wọn إن يكونوا فقراء يغنيهم الله من فضله pé ẹgbẹ́ ta yìí fún wọn pẹ̀lú òkúlọ́dọ̀ ọlọ́run látara ta yìí ọlọ́run bá àdìkẹ́ ọlá á sí ọrọ̀ á sàdísìkì fún wọn. wọ́n mọ́ wá sí ìrìn àárín. ọlọ́pàá náà sọ yẹ wà tó gbòòrò láti kẹ́ àbábẹ́ ti tẹ ìkọlẹ̀ àgbà ó ní ìrìtẹ́mẹ̀sọ rẹ́sìkà ìzàwájì ìrìtẹ́mẹ̀sọ rẹ́sìkà ìzàwájì àbákẹ́ ní ẹwà owó látàlágbẹ́ ti gbéyàwó ẹsẹ̀gẹ́dẹ́ ẹwà owó látàlágbẹ́ ṣe gbéyàwó níyàkúnú fùkọ̀rọ̀ níyàkúnú fùkọ̀rọ̀ ìkùníhìmọ̀lọ́ òmìnirun fọ́dí tí a bá jẹ́ aláìní tí a bá sì gbéyàwó ọlọ́rọ̀ lọ́rọ̀ wọ́n náà wò nígbà táwọn aláàbò gàrí àmọ́ abẹ́ẹ̀kọ́ ni ìjọba rẹ̀ pa ó sì kéde parí kúlíkúlí wọ́n náà wá fẹ́yàwó tó wá ní sàásù tó wá ń jẹja ẹjẹran òsìmí ó sì níyàwó tó tọ́lọ̀ ní kò lásìrí yọ́rọ̀ bẹ́sẹ̀ kan wà ní kú kan fọmọ lọ́pọ̀ kan fún ẹ̀yàwó lórí pé táwọn bá fẹ́ kó ti pé ìjọba máa ń dá sí ètò ìgbéyàwó kan àyàkà máa ń kó ti lẹ́pẹ̀rẹ́ láwọn gómìnà lárúbáwá tí a máa ń ti dápẹ́ ní zawadu jama'i zawadu jama'i sí ìyàwó lápapọ̀ ní àgbẹ̀ ìlú plastic wọ́n sì ìgbéyàwó 500 Eh, families. five hundred families lẹ́ẹ̀kan náà ọjọ́ kan ṣoṣo. lọ́jọ́ kan ṣoṣo. ẹ̀ẹ́dẹ́gbẹ̀wò ìrọ̀rùn. ìyẹn one thousand. bẹ́ẹ̀ni ọkùnrin five hundred. 500 bó o ní sinósílé kásẹ̀lẹ̀ nínú owó ìjọba lápòjọba lápòjọba wọ́n tó wá sí lásán wọ́n tó mọ̀ nàmà lọ́wọ́ àwọn olúmí ń bẹ wọ́n tó mọ̀ ní ilé bọ́ bá ṣe ti gbé àwọ̀ tán lọ́mọ gba kí at least two bedroom two bedroom flat at least two bedroom flat kọ́kọ́rọ́ ah, ni kọ́kọ́rọ́ ni wáyé lọ sí ṣé ọmọ àtàwọn pọ̀ nínú oúnjẹ òní pọ̀ ọmọ gáàjì ọpọ̀ òní pọ̀ àwọn olè ọpọ̀ kò ní sóde yàwóyàwó kò ní sí bẹ́ẹ̀ alájọ́ pé jọba ṣe jọba rere jọba rere tó fẹ́ kí ló tó إذ هو من الأمور الجليلة التي ينبغي أن يشهدها gbogbo wa náà àlámọ̀ rí tí ó kéré láwùjọ mẹ́díyàn láà fẹ́ kí àwọn kan lọ witness kan lọ kí ó wà bẹ́ẹ̀. olùsílá àwòsàlá wọlé fún. wọn náà níta fẹ́ adáfẹ́kọ́ pọ̀ níbi ìgbéyàwó òun náà ni àwọn olùsọ̀rọ̀ àwọn ẹ̀dá dáa. àwọn èèyàn dáadáa. wọ́n lè fọ́tẹ̀ àwọn ènìyàn láà ká ah, ẹni gbogbo ìyàwó wa àwọn ìmọ̀ bá ìdá pọ̀ bẹ́ẹ̀ àwọn ìlànà bá ìdá pọ̀ bẹ́ẹ̀ á ah, bàbá àdínní wá oníkan wá tí mi máa báyìí wọ́n wá bẹ́ẹ̀ òní òbí báyìí wá bẹ́ẹ̀ tí mo ti báyìí wá bẹ́ẹ̀ bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìlànà ńláńlá. فيجتمعون تشملهم مشاعر الحمد وأغاني النجاة. ń bẹ̀ báyìí tí a bá débẹ̀ gbogbo nífìlì pé àwọn ìdúpẹ́lẹ̀ ní ọjọ́ ní ọjọ́ pẹ́lẹ̀ bàbá ní nàíjà bákan náà àti àti ìjẹ̀nàgbá afẹ́ kí ìgbéyàwó yìí bó ṣe lárinrin abẹ́kọ̀ọ́kọ́ àjàwó kan sọ sí nígbèsè ayé wọn fọlọ́sùn kan ṣe kò ń gẹ́ dáadáa nígbà lọ́pọ̀ síbẹ̀ وفي هذا الجو الطاهور تتردد كلمات الحق والخير wọ́n ní àrí pẹ̀lú àwùjọ ilé ọ̀rọ̀ dáadáa náà máa jáde bẹ́ẹ̀ bí a bá ti sẹ́lá kíkẹ́kà ọ̀rọ̀ dáadáa àdúrà ọ̀rọ̀ rere èyí máa ṣe pẹ̀lú abídù àdúrà láwọn ṣe lọ́dọọdọ́ lọ́dẹ àṣẹ pẹ̀lú à ah, lọ́dẹ ààrẹ ìṣẹ̀lẹ̀ náà ọmọ ìkó náà ní sójú wa ò kùnà wéèdè ò à ọ̀rọ̀ ọlọ́gbìn ọmọ alábàtàn pọ̀ ọlọ́jẹ́ kí ìgbésí ayé wọn tó kó láàrin rí o àwọn tó bá rákàlá ìbáraka lẹ́kùnmọ̀ á tó máa ń sàdé oríṣiríṣi bẹ́ẹ̀. àtúwájú ọ̀sán ìmọ̀tẹ́kọ̀ọ́ wà ní ìmọ̀ níbẹ̀ sì rẹ́ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ rí bẹ́ẹ̀ bó o la ya sẹ́kì ìdàgbàsókè ìpayọ̀ ọlọ́run ìgbàgbọ́ kọ́ báwọn èèyàn ìyẹn ni ojúṣe àfá tí wọ́n bá wà níjọ ákìdínníkà ọ̀rọ̀ yẹn ní owó sẹ́yìn bẹ́ẹ̀ ti gbàgbọ́ àwọn èèyàn àti ìpayọ̀ ọlọ́run bá wọn kìí ṣe bí láti wọ́n sáwàdà fàhádà ìsìlámù fi àti ìsàwàdà òmìnira àtẹ̀sìbíkọ̀ ọ̀hún sí ti bàtà fàhádà ìsìlámù fi àti ìsàwàdà òmìnira àtẹ̀sìbíkọ̀ ọ̀hún sí ti bàtà wọ́n torí pé inú ìlànà tí sáà ń gbé kalẹ̀ tó bá bá abẹ́ka púpọ̀ yìí ọ̀ràn yẹn ni kí ìbánisọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ọmọ fẹ́ fẹ́ ọ afẹ́fẹ́ ra wa kó ti síwájú láàrin ọkọ àti ìyàwó náà. الحاجة المسؤولية المنصورة عن صلى الله عليه وسلم. bákan náà الحاجة المنصوبة المنصورة عن صلى الله عليه وسلم. خطبة الحاجة àti pé eh, ìbánisọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ànábì tá a fi máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a bá wà níbi ìgbéyàwó tá a bá fi dá nǹkan lè pé tí a bá lágbájá yìí o wọ́lọ́mbà ní takókò yìí ni at least ọ̀dọ̀ ha fúnpàtà àájà sórí ọgbọ́ni ọ̀dọ̀ ha fúnpàtà àájà sórí ọlọ́mọ bá ní sọ̀rọ̀ káàkiri ọ̀dọ̀ wa fúnpàtà àájà sórí ní ìbámu kó sí wa tàbí ìjọba jọ tàbí kẹ́lẹ́ ìjọba jọ ó lè ní kún ó lè ní kún ìgbàsí kọ́kọ́ ìbáṣe ọbẹ̀ sí kótó ọkàtà gba mẹ́rin ó ti máa sọ̀rọ̀ lọ ó láti mú kọ́ dímà ọ̀rọ̀ kí ni. ọ̀rọ̀ ti síwájú. Abdullahi ibn Mas'ud qala. Abdullahi ibn Mas'ud sọ báyìí pé. Allamana Rasulullah sallallahu alaihi wasallam. Ó ní àná níbi kọ́ wa. Khutbat al-haja fi nikah wa ghayrihi. Tí a bá fẹ́ so yìí, ìgbéyàwó níbi kọ́ bí sọ o tó pàṣẹ abẹ́kọ́ sẹ́kẹ́lẹ́ ni wọ́n ṣe so yìí tábà bẹ́ẹ̀ tó so yìí àbá fẹ́ sọ̀rọ̀ omi àti sí yìí anábìyẹn tí wọ́n ẹ̀kọ́ àwọn. alhamdulillah pẹ̀lúmọ́ ọlọ́run nasta'inu abadọ́nà lọ́wọ́ wa nastaghfiru abadaforí wa na'udhu billahi min shururi anfusina party. máa ń kó dáadáa àmọ́ àlọ́lọ́ ní kéjọ ní máa kó jẹ ìkó lọ títí. ọmọ pé ọgbọ̀n rẹ̀ kága arúgbó ni lọ́ha tó jọ ha? ẹ̀ ilé ọdún lọ́dọọdọ gẹ́gẹ́ fún ìdájọ́ sí alìbà yìí pé ọ̀rọ̀ áfíríkì áfíríkà ẹ̀mọ̀ sí ní àṣà àwọn mùsùlùmí òun náà ní pé látàjáde nìyí ọ̀nà la máa ń gbẹ̀yàn sí la máa ń ṣe ayẹyẹ olùdọ́dọ̀ lọ́wọ́ olùbàdàn síwájú tó ń bọ̀ lọ alẹ́ kò síwájú olùbàríkà olùgbogbo olùsúrò àwọn ènìyàn olùsúnà wọn súnà tó àbá àbẹ̀tà abẹ́ká tó kún olùbàdàn nígbà bá sì gbogbo ilẹ̀ àti pé asákìkì wọn lálàáfíà rákìlá ń sọ báyìí dúkọ ẹlẹ́gbẹ̀ẹ́ rákìlá nìkan kò sí eré kankan náà ẹ̀sìn wa kò sáwà lábẹ́ gbogbo dájú sọ lédè ìwọlọ́dún olówó mẹ́ ẹ̀dàbí ló ìwọlọ́dún olówó gbogbo dájú sọ ní bàbá iṣẹ́ tán lọ́dún kan owó bàbá iṣẹ́ tán lọ́dún kan owó kò sí iṣẹ́ omi ti gbowó ẹgbẹ́ jìbìtì ní jẹ́bẹ̀ nígbà iṣẹ́ tán lọ́dún kan bá máa ṣiṣẹ́ yóò kọ́ṣẹ́ yóò mọṣẹ́. إله إلا الله